نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدقف الله سبحانه وتعالى تي ó ṣe níran fún wa bákanáà láti tún jókòó nírọ̀lẹ́ yìí láti wá ìmọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti lera wa kún níbi àgbọ́yé ẹ̀sìn Ọlọ́run Ọba láti lékún níbi ìdóṣinṣin nínú ẹ̀sìn Ọlọ́run Ọba láti jẹ́ inú àwọn tí yóò máa wá ìmọ̀ yóò máa sálápá tètè sáwọn lára àwọn àyè tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ jù òun náà ni àwọn halako dhikri àwọn ìjòkó tó ti rántí Ọlọ́run bá subhanahu wa tí wọ́n ti ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ti ń tan ìmọ̀ká láàrin ara wọn so ibi tá dé níbi tíra Takhilul Aynayn bi sharhi Aqidati Raziyayn ti Sheikh Ubayd òun náà ni alhalu thani abi so a sheikh ń sàlàyé lọ òun náà ni pé nípa qaida pé naqbalul haqqa mimman jaa bihi wọ́n ni wa hahuna kadhalika qa'idatun ukhra wọ́n ni níbi báyìí náà qaida mi tún wà ó táwọn èèyàn máa ń lò bó ṣe wù wọ́n ni pé naqbalul haqqa a ma gba mimman jaa bihi látọ̀rọ̀ ẹni tó bá mú wá fanakul na'am a sọ fún ọkwẹ́ bẹ́ẹ̀ ni hadhihi qa'idatuna príncipù yà wà lánní fanahnu talabatu haqq àwa olùwà òdodo ni wá wa su'atun ilayhi so olùṣe alápántètè lọ síbẹ̀ ni lọ síbi òdodo ni so bi kulli ma namlik pẹ̀lú gbogbo nǹkan tí a níkapá as-sa'y al níbi ìsàlápántètè ní ìsàlápántètè tí ó yára lakin indana tafsil ṣùgbọ́n qaida yìí àkàkí mú bẹ́ẹ̀ lérífẹ́ bẹ́ẹ̀ yálà ó ní ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ wa huwa anna at-tariqa òun náà ni pé ojú ọ̀nà lilwusuli ila hadha al-haq ta fi débi òdodo yìí tariqan ọ̀nà méjì ni ọ̀nà méjì ni a lè gbà débi òdodo yìí ṣe bí òdodo là ń sọ pé ká gbà látọ̀dọ̀ gbogbo ọ̀rẹ́ni tó bá mú wà bí wọ́n ní so òdodo ọ̀nà méjì lè gbà débẹ̀ wọ́n ni at-tariqul awwal ọ̀nà láwọ́kọ́ tariqut talabi ojú ọ̀nà kawa wal akhdhi kagbà wat talaqqi kamu al-mahd tó pure tó pure so wa hadha la yakunu eléyìí ò lè ṣẹlẹ̀ illa an sahibi sunna látọ̀dọ̀ so fún ìmọ̀kan wọ́n ni faqad aslaftu lakumul mithal wọ́n ni mo ti fún yín lápẹẹrẹ síwájú a sì sàlàyé ilé síwájú wọ́n ni at-tariqu thani ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí yẹn ma fi ń wá òdodo wọ́n ni tariqul itlaq ojú ọ̀nà ìtúlẹ̀ wal istima' àti kí yẹn ma gbọ́ bila hudud láìláàlà wa hadha khata ilé kí ló ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló wà lórí ẹ̀ wasammata tariqin thalitha wọ́n ní a ojú ọ̀nà kẹta tún wà so ojú ọ̀nà kẹta tún wà tí yàn fi ma ń wà òdodo àbí tí yàn fi ma ń débi òdodo wa hiya al òun náà ni kí ẹnìkan kó wí nǹkan tó bá òdodo mu wọ́n ní wa idahuha àlàyé lè annama yaridu alayna ní pé àwọn nǹkan tó wá ń bára ọ la yakhlu min halayn kò lè ju pé kó wà nínú sẹsí méjì náà lọ ba'da 'ardihi 'ala mizanayn ta bá ti gbé lórí òṣùwọ̀n méjì wa huma òṣùwọ̀n méjì náà náà ni annasu Qur'an àti sunna wal ijma' àti àpapọ̀ àwọn ẹni ìsíwájú rere wọ́n alhalul awwal ìsẹsí aláwọ̀kọ́ lẹ́yìn gbà ta bá gbé lórí Qur'an àti sunna àti àpapọ̀ ẹnu àwọn ẹni ìsíwájú rere wọ́n ní fama wafaqahuma in tó bá bá méjèèjì mú akhadhnahu àgbà mú a sì kíni àgbà la talaban ṣùgbọ́n àgbà nígbà pé kìí sí pa ń wà lọ sọ́dọ̀ àwọn ẹni yìí a kà gbà eléyìí nítorí kó bá mú in tó wà lọ́dọ̀ wa nínú tírà Ọlọ́run ọba wa wa sunnati nabiyyina àti súnnà nabi wa ni o wa ala wifqi fahmi salafi salih àti pé ó gbá àgbọ́yé àwọn ẹni síwájú rere mu wọ́n ni alhalu thani wọ́n ni ìsẹsí ẹlẹ́ẹ̀kejì wa huwa ma khalafa nassan wọ́n ni in tó bá yapa ẹ̀rí aw ijma'an àbó yapa àpapọ̀ ẹnu wọ́n ni fahadha narudduhu eléyìí àdánù ni wa in kana ma wafada ilayna wa in kana ma wafida ilayna anhu sahibu sunnah kódà kó ṣe pé ẹni tó wá látọ̀dọ̀ rẹ̀ tó fi dọ́dọ̀ wa oní súnnà ni lè annal makusuda torí pé in ta àgbàlérò àtẹ̀rbíyàtú wà tẹ́sfíyà kárí àwọn èèyàn ká sì fọ̀ wọn má àtẹ́sfíyàtú wà tẹ́rbíyà ká fọ̀ àwọn èèyàn má káwárí wọn wọ́n ni fa tẹ́rbíyàtú wọ́n ni ìrí àwọn èèyàn ìyà ta'alimun nas wọ́n ni wọ́n ni ká kọ́ àwọn èèyàn ní dínàlọ́hìl haqq ẹ̀sìn Ọlọ́run bá òdodo alladhi asasuhu tawhid èyí tó ṣe pé ìpìlẹ̀ rẹ̀ ní tawhid thumma sa'iru ta'at lẹ́yìn náà gbogbo àwọn èyí tó kù nínú àwọn ìtẹ̀lé min fara'id nínú àwọn kan tó jẹ́ ọ̀ranyàn yani wa nawafil àtàwọn kan tó jẹ́ náfílà so wọ́n ni ṣe min fara'id ni abu hud ṣe min fara'id ni àbí min fàárọ̀ ido. A kí ni kí ni é jẹ́ min fàárọ̀ ìdò ẹ̀ṣọ́ pé mọ̀mí mọ̀ sọ́fì ẹ̀ṣẹ́ ṣọ́ pé mọ̀mí mọ̀ sọ́fì na wá fílì nǹkan min faró é ido ẹ ti ní fàrọ ìdọ̀ lélẹ́yìn wànàwà wànàwà náà náà àwú ara ṣe ma ṣe ìdọ́fà pẹ̀lú wáwù látùfin pẹ̀lú kí wáwù látùfin tó wà láàrin nǹkan wà náà wá wọ́n ma gba járù pẹ̀lú kẹsìrọ̀ kí lè tó fi ma gba járù pẹ̀lú kẹsìrọ̀ tí fàrọ̀ ìdẹ̀ tó wọ́n gba jaru pẹ̀lú kẹsìrọ̀ hmm? torí pé ẹfẹ́ sọ kankan torí pé wọ́n ṣe kí ni ẹ́ wọ́n ò ṣe ìdọ́fà wà tó wà mẹ́ wà wùlá àtìfù ni àbí so the same thing náà ni ó jẹ́ min fàrọ̀ ìdọ́ wà náà wọ́n ni wà tasfiyatu wọ́n ni tán pè ní tasfiya ti ẹ̀wọ̀ hiya tahdhiru mina shirki òun ni ká máa kìlọ̀ ń bí ẹbọ thumma min ba'di sa'iril ma'asi lẹ́yìn náà níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù sagha'ir Abu Sufyan naam sagha'ir kí ni awọ sagha'ir ìgbẹ̀yìn thumma min ba'di ثم من بعد نعم صغار كلا كوي كلا دي ẹ kí ni ipò rẹ̀ ṣe majururu ní bí kí ni ipò rẹ̀ gangan nínú sẹ́ntẹ́nsì gangan majururu bí kí ni ṣe àrárá fi ń járù so at-tahdhiru min ash-shirk thumma min ba'di sa'iri al-ma'asi sagha'ira so kíni ipò sagha'ira mẹ́ hmm? abu ẹmẹ́jà lọ táìmù púpọ̀ lórí ilé Abu Muawiya kíni pọ̀ lẹ́mí sẹ́ntẹ́nsì Mm-hmm. Quel est le problème تمييز الشو الشو تمييز ثم من بعد صغائر وكبائر ومنها البدع والمحدثات أو أقرأ سبين إن شاء الله wọ́n ní bákẹ́nà lára rẹ̀ ní albida àti muhdathat àwọn nínú àwọn nǹkan tá ma kọ̀ fáwọn èèyàn òun náà ni àdádálẹ̀ àti kí ni àwọn nǹkan tí wọ́n tó jẹ́ tuntun tún nẹ́sìn wọ́n ní fa tarbiya tó ta'alim wọ́n ní a tarbiya kí ma kọ́ àwọn èèyàn ni o wa tasfiya tó tahdhir kí èèyàn wá ma fọ àwọn bí annaha alhailula wọ́n ní òun ni in tí ó kọdí bainal muslimina láàrin àwọn musulmi o wa ma yukaddiru alaihim àti nǹkan tí ó dàrú mọ́ wọn dinahumul haq ẹ̀sìn wọn òdodo in tí ó dá ẹ̀sìn wọn òdodo tí ó dàrú fún wọn wọ́n an ma munafa wa mudadatun kulliya wọ́n ní fashirku wal kufru wa juhudu ma huwa ma'lumun farduhu min ad-din bid-darura amma istihlalu aw istihlalu ma tahrimuhu min ad-din bid-darura aw yunafi kamalahu wọ́n ní amma munaf amma munafatu wa mudadda wa mudadatun kulliyya wọ́n imma munafatun yálà pé alaikum salam yálà nǹkan tí ó kọ dí wọn yìí kó ṣe pé yóò kọ yóò sì tako ẹ̀sìn pátápátá ni ka ṣírkì gẹ́gẹ́ bí ẹbọ walkufri àti ìṣekèfèrí wàjú haudi ma huwa ma'alumun farduhu min ad-din bi darura àti kí ẹ máa jàníyàn yí tó ṣe pé a ti mọ ìjọ ọ̀ràn yẹn nínú ẹ̀sìn ìjọ ọ̀ràn yẹn rẹ̀ nínú ẹ̀sìn aw istihlalu ma tahrimuhu min ad-din bi darura àbí kí ẹ máa ṣe ní halali in tó ṣe pé ìwọ̀ nínú ẹ̀sìn kí ẹ máa sọ tí lálàrí so eléyìí yóò kọ nǹkan tí ó corrupt ẹ̀sìn so nǹkan tí ni nǹkan tí ó so nǹkan tí ó corrupt ẹ̀sìn ni wọ́n ni aw yunafi kamalahu wọ́n ni àbí nǹkan tí ó kọ dí pípẹ́ ẹ̀sìn wọ́n ni fa innal ma'asi torípàwọn ẹ̀sẹ̀ taslubu kamalal iman ó ma ń bọ́ fún yàn pípé iman illa idha stahallaha al-mar'u àyàfi tó bá ṣe pé èyàn ṣe lẹ́tọ̀ so tíyàn bá ṣe lẹ́tọ̀ tíyàn bá ti ṣe ẹ̀ṣẹ̀ lẹ́tọ̀ so kò ní ṣe pé yóò bọ́ iman yóò ṣe kíni yóò gbìyàn kú nù mọ́nu pátápátá ni so yóò gbìyàn kú nù wọn tíyàn bá ní ó tọ́ so bọ́ ẹ̀ṣẹ̀ so yóò jẹ́ nǹkan tó ṣe pé kíni yóò jẹ́ nǹkan pé kò ní jẹ́ kí iman yẹn pé ni so kò ní gbìyàn kú nù ẹ̀sìn pátápátá wọ́n ni wàlàálà hadha ya'ti lahu basdun wọ́n ni eléyìí yóò àlàyé padà wá fún fi thanaya hadhihi risala níbi àárín tíráì so ní ìbàtà bá ń sára tíráì lọ inṣá allahu ta'ala wọ́n ni wa adillatu tarbiyyati wa taswiya kathiratun jiddan wọ́n ni àwọn ẹ̀rí ìmá rìn àti ìmá fọyẹ̀mọ́ ó pọ̀ gan wa asuqu lakum ní kàmúwá fún yóò thalathata ahadith àwọn ahadithi lára so àwọn hadithi mẹ́ta wọ́n ní alhadithu al'awwal hadith alákọ̀ọ́kọ́ hadithu abdullahi ibn amr ibn al'as wọ́n ní radiyallahu anhuma عن النبي صلى الله عليه وسلم قال نبي النبي صلى الله عليه وسلم sọ pé إنه لم يكن نبي قبلي نبي النبي kankan ò síwájú mi o إلا كان حقا عليه àyàfi kó ṣe pé ó jẹ́ ẹ̀tọ́ lé lórí أن يدل أمته kó tọ́ àwọn al'umma rẹ̀ ala khayri ma ya'lamuhu lahum sí dáadáa tó mọ̀ fún wọn wa yundhirahum bẹ́ẹ̀ sì ni kó kìlọ̀ fún wọn sharra ma ya'lamuhu lahum aburú tó mọ̀ fún wọn wa inna ummatakum hadhihi wani a kílọ̀kọ̀ rẹ̀ al'ummatin yìí sire yìí ju'ila afiyatuha fi awwaliha èyí tó gbádùn nù rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ na fi sí o wa sayusibu akhiraha bala'un ìgbẹ̀yìn rẹ̀ yóò débá àwọn àdánwò wa umurun àtàwọn alamari tó ṣe pé tunkirunaha ẹ̀yin gangan fúnra yẹ kórìíra rẹ̀ wọ́n ni an abdurrahman ibn abdurrabbil ka'aba wọ́n ni an abdullahi ibn abdul as walahu qissa so wọ́n ni a hadithi yìí akhrajahu ahmad wa muslim an abdurrahman ibn abdurrabbil ka'aba an abdullahi ibn amr ibn al-as wọ́n ló sì ní ìtannu wọ́n ni hadithi yóò ní síkini ó so nínú in tí yíò fi jẹ́ tọ́líbìn àìní tó ń wá ìmọ̀ òní pé kíyàn ṣe kíni kíyàn wá ìtàn yìí oye èyàn ṣe bá tó ń pa àdíthì èyàn sì ṣe kíni èyàn sì wá ìtàn yìí èyàn sì ka so that èyàn fi lékún ní ìmọ̀ so wọ́n ní alhadithu thani wọ́n ní alhadithu ẹlẹ́ẹ̀kejì akhrajahu muslimun fi muqaddimati sahihihi wọ́n ní alimọ́ muslim mú wá nínú muqaddima sahihi min hadithi abu huraira nínú hadithi abu huraira ani nabi sallallahu alaihi wasallam qala wọ́n ní sayakunu fi akhiri ummati yóò ma bẹ nígbẹ̀yìn al'umma mi o unasun àwọn èèyàn kan o yuhaddithunakum wọ́n ma sọ fún yín ma lam tasma'u in tẹ́ gbọ́ antum ẹ̀yin gangan wala aba'ukum àtàbàbáyín fa iyyakum wa iyyahum ẹ̀yà sọ́ra fún wọn alaysa fi hadha wọ́n ní ṣé kò níbi sí níbi eléyìí ya ma'ashira al-muslimin ẹ̀yin musulmi o tahdhirun baligh ìkìlọ̀ tó dógóngó minan nabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so ní pé àwọn èèyàn padà mọ́ wá tí wọ́n wà ní islam gbogbo àwọn nǹkan tí wọ́n mọ́ sọ kò aqilan illa yaqulu bala wọ́n ní èyàn ní èmi òròpó ńlá ká ìkan kò yóò sọ kankan àyàfi kó sọ pé bẹ́ẹ̀ ni ni pé ìkìlọ̀ tó dógóngó ó wà nínú hadithi látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n ní alhadithu thalith hadithi ẹlẹ́kẹta ma akhrajahu ahmad in ti ahmad gba wa ghayruhu an abi hurairah anna an-nabiyya sallallahu alaihi wasallam qala ipi annabi sallallahu alaihi èyàn ma bẹ lórí ẹ̀sìn lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ni o ẹni tí ń bá ṣe ẹni tí ń bá rìn hmm. falyanzur ahadukum man yukhalil kí ẹ wòye sáwọn tó ń bá rìn so yẹn gbọ́dọ̀ sọ́ra gan nípa àwọn tí yóò mọ̀ so àti àwùjọ tí so eléyìí ṣe pàtàkì so eléyìí ṣe pàtàkì gan kí ẹ má jẹ́ so kí ẹ má jẹ́ kí ìfẹ́ ayé ìwà ayé ìwà ayé ju pé tí so Ah, warizqu laysa bihilatin yustajlabu àrísìkí Ọlọ́run bá kìí sí sọgbọ́n àbí wàhálà da ya fi ma síkí ni ya fi ma wà kam ajizin fi nasi ya'ti rizquhu mélòó mélòó èèyàn tí ó pé ọ̀lẹ ni àrísìkí rẹ̀ yóò sì wá bá oye ragadan wa yuhramu kayyisun wa yukhayyabu so yóò wá bá ní rọrùn so ẹni tó sì gbọ́n tó gbọ́n bèrèbèrè tí ń sá lọ sábọ̀ so kò sí ní rí so nítorí náà kíyàn sọ́ra so nípa àwọn èèyàn tí wọ́n mọ̀ bá rìn so eléyìí nasiha tó ṣe pàtàkì táwọn afásálàfù ma ń fáwọn èèyàn ni Al-Imam Ibn rahimahullahu ta'ala wọ́n sọ wọ́n ní mélòó mélòó àwọn èèyàn tó ṣe pé àwọn mọ̀ wọn lórí dáadáa tẹ́lẹ̀ níbi pé ká ma báwọn ẹni rí ká ma gbà wọn mọ̀ràn lórí pé wọ́n bá wọn ṣe wọ́n bá wọn ṣe díẹ̀díẹ̀ títí tó fà di pé àwọn gan padà burú jù wọn lọ so yẹn bùrọ̀ sọ́ra gan ẹni tí yíò mọ̀ bá ṣe inú ẹ̀sìn Ọlọ́run ọba ẹni tí yíò mọ̀ bá rìn àwùjọ tí yíò wà gangan fúnra rẹ̀ tó bá ti sí pé bó ọ̀pọ̀lọpọ̀ àsìkò yìn àwùjọ tí yẹn ti ń lo àwùkọ àwùjọ àwọn tí ó lálé ẹ̀sìn Ọlọ́run Ọba ni ó yẹ kí yẹn wòye síra rẹ̀ gan so ọ̀pọ̀lọpọ̀ àsìkò yìn tó bá yí pé ibi tí yẹn ti ń spend ẹ̀ ni pé àwùjọ àwọn tí ó lálé ẹ̀sìn Ọlọ́run Ọba ó yẹ so eléyìí jẹ́ nǹkan tó so mélòó mélòó àwọn èèyàn ó ma ń rọra rẹ̀ pé àwọn kò sí kankan gbogbo ẹ̀ mara wọn so but tí yẹn bá ti ń bá wọn tí ò níkan ṣe ṣe so wọ́n bẹ̀rẹ̀ sí ń kó báyàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kíyàn tó mọ̀ èyàn ti padà so wọ́n ní hadhal hadith so wọ́n ní hadith yíò wa huwa bi majmu'i turqihi wọ́n ní pẹ̀lú gbogbo ọ̀nà rẹ̀ la yaqillu anil hasan kò kéré sí level pé hasan ni insha allahu ta'ala wọ́n ní fa tahdhiru min sinfayn min an wọ́n ní níbi hadith yóò ìkìlọ̀ níbi àwọn ìran méjì nínú àwọn èèyàn asimful awwal aláwọ̀kọ́ aljahil aláìmọ̀kan alladhi la yamliku ahliyatan min al-ilmi ash-shar'i ẹni tó ṣe pé kò ní ìkápá níbi ìmọ̀ sharia wọ́n ní tuahiluhu ila an yu'allima an-nas wọ́n wá ọkùpáyẹ̀ rẹ̀ pé kó mọ̀ àwọn èèyàn wọ́n ní dínàláhì alhaq wọ́n ní wọ́n occupy kó ma kọ́ àwọn èèyàn ní ẹ̀sìn Ọlọ́run Ọba òdodo so min al wa sunna nínú Qur'an àti sunna wa fahmi salafi salih àti nínú àgbọ́yé àwọn salafu rere wọ́n ní wa qad yakunu dha thaqafa wọ́n ló lè jẹ́ni tó ṣe pé ó ní ó wà civilized gan ẹ̀kùn ìtàwọn yẹn ma ń wọ́n sí ni pé ah, ó gbèbó so ìtàwọn yẹn fi wọ́n so ní òun lára wọn di tóun fi ma ń gbọ́ ni pé kò sí tóun bá gbọ́ lecture rẹ̀ òun ó rí vocabulary kan dì lọlé so ọgbòrò àwọn ọ̀nàdànàdà báyìí táwọn èèyàn fi ń bú àwọn èèyàn láwùjọ wa so àbíá àfáàyàn ojú ojú rẹ̀ tó àwọn kan tí ń ṣẹlẹ̀ lamẹ́ríkà púpọ̀ so àpẹẹrẹ ni pé kò mójútó mọ̀ so torí tó bá mójútó mọ̀ gbogbo ohun tí ṣẹlẹ̀ ń kò yẹ kó mọ̀ tó bó ṣe mọ̀ so yóò mọ̀ o àwọn olùmọ́mọ́ mọ̀ àwọn olùmọ́mọ́ kó àwọn olùmọ́mọ́ mọ̀ dáadáa but pé kó wá mọ̀ tó detail level tó sì mọ̀ ohun pé tí ó tún lè list gbogbo kọ lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo tí ò ní bùkátà sí tó kọ́kọ́ list gbogbo àwọn tó wà ní congress náà so ní pé bye bye so kọ́nà ń gbà tí wọ́n fẹ́ ṣiṣẹ́ láàbí ohun eléyìí ló wá kọ́kọ́ dìde ó wá lọ gbà lọ́wọ́ eléyìí so wọ́n ní sakọ́fà ti na àlìyà kíyàn wà civilized gan so kó rí so fi tib bóyá níbi medicine ni ẹ má lẹ́ ẹ̀ dá sí ọ̀rọ̀ pé ẹ̀ kíní so gbogbo àdísì ẹ kọ́kọ́ pàtì náà so in ti intelomi kódà in bẹnu ẹlòmí gan tó yí pé sálàfí ni but ó ní tààrọ dúdùn bí àwọn nǹkan tàbí sallallahu alaihi wasallam sọ honestly èyàn ní bùkátà láti gbéra rẹ̀ jòkó gan láti mọ́ fúnra rẹ̀ náà sí ẹ̀hà gan gbogbo àwọn kí ní àwọn ọmọ àwọn ọmọ tí è bí ìbẹ̀rọ Ọlọ́run bá síyàn lẹ́mìí àwọn ọmọ tí ma ń jẹ́ kíyàn jọra ẹ̀ lójú gẹni so kódà ó kéré nú ẹni tẹ́ẹ̀rí tí wọ́n specialize inú mẹ́ tó ma ní ìtẹríba fún súnà nẹ́bí sallallahu alaihi so ó kéré gan gbogbo tí gbogbo náà ni pé àwa ti kọ́ kódà bí wọn ò so àwa ti so kílùkọ rẹ̀ tẹ́ẹ̀ bá kàn sọ pé à nẹ́bí ilé à nẹ́bí ní ilé kọmọ̀ wọn well discovery ma ń yí So nǹkan ma discovery ma ń so si si discovery ni ma ń ṣẹlẹ̀ wọ́n ní awil kimiyya àbí níbi chemistry so o mọ̀ chemistry gan so o mọ̀ chemistry so gbogbo èyí tẹ́ ń sọ pé eh, nípa nabi sallallahu alaihi wasallam pé kí ẹ ma mú wàrà ma mú gbogbo kíní òun ti gbogbo chemical kíní ló ti list jáde so ti sọ fún yín pé kò sí pé Ànábì ní kí a máa mutọ̀ kí a máa mutọ̀ rankumi so kìí ṣètọ̀ gbogbo nǹkan o so Ànábì sàlátà ní kí a máa mutọ̀ rankumi so wọ́n wò pé à no no ìtọ̀ kíni so àwọn nígbà tó ń analyze òun ní láàbò laboratory òun so eh, instrument àwọn yóò tún dákọ̀ àwọn instrument òun lò fún yín pé òun wá òun yí so n padà rí pé àwọn particles kan wà ń bẹ̀ so gbogbo àwọn nǹkan tí yíò fi máa dáútì ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam báyìí so ní táwọn olùmọ́ fi máa ń kórìíra àtàámùkù kíyàn máa tójú bá àwọn ọmọ yìí púpọ̀ nìyàn so dé level tí ó tí ó ní bùkátà tí ó ní bùkátà sí so but nínú àwọn ọmọ tí àwọn mùsùlùmí ní hajjá sí náà ni tí a ní sí ní ìdí àwọn èèyàn tí wọ́n ṣe kí ni tí wọ́n wà wọ́n ní lákin azahu azzahu man azzahu wa nafakahu man nafakahu wọ́n ni wọ́n gbá mú o àbí wọ́n gbọ́n o so wọ́n gbá mú o wọ́n control rẹ̀ o so azza bil hamza so hazza náà wà bil ha ọ̀yí so àwọn olùmọ̀ sọ pé ìyàtọ̀ tó wà láàrin hazza bil ha àti azza bil hamza òun ni pé ha harfun da'if so harfun da'if ha harafi tó wà da'if ni ha so tí yẹn bá man tí yẹn bá lázama tajwidi bí Qur'ani dada èyàn náà ma pé ha harafi tó wà da'if ni so yẹn nídi láti máa ṣe tahqiqu rẹ̀ ní makhraj rẹ̀ dada kó fi yọ so ha so so hazza so kíyàn kan gbọ̀nkan díẹ̀ na ń pè bẹ́ẹ̀ kíyàn ṣíkì nǹkan díẹ̀ na ń pè hazza so in tọ́lọ́wọ́ bá fi sọ fún Maryam pé wa huzzi ilayki bi jid'in nakhla tusaqitu alayki rutban janiyya so ní pé kan gbọ́n àwọn branchi dẹ́bínú igi dẹ́bínú so kan gbọ́n díẹ̀ so but nígbà tọ́lọ́wọ́ bá fẹ́ sọ́rọ̀ àwọn shayatin so lọ́wọ́ bá ní alam taro anna arsalna shayatina ala al-kafirina ta'uzzuhum azza so hamza lọ́wọ́ bá lò ń bẹ̀ so ta'uzzuhum azza ìgbọ̀nkúgbọ̀n náà máa ń gbọ̀n wọn oye so àwọn ṣètọ́nù wọ́n máa ń wọ́n máa ń gbálẹ̀ ayé wọn mú ni oye so in tí Ọlọ́run bá fi ló kíni Hamza ni eléyìí ni àwọn olùmọ́sára yìí nípa in tó jọmọ́ hazza azza eléyìí sì ń padà sí in táwọn olùmọ́ máa ń sọ in tí ta'ala àti àti àwọn olùmọ́ tán síwájú wọn tán máa ń sọ nípa pé so àwọn ọ̀rọ̀ ó ma ní àwọn alfáàdù tán lò fún àwọn àbí àwọn huruf tán lò fún àwọn alfáàdù ó ma nítumọ̀ níbi àwọn ma'áni wọn so ó ma nítumọ̀ níbi àwọn kíni níbi àwọn ma'áni wọn so ẹwọ ẹwọ tọ́lọ̀ bá ẹwọ jarhu àti qarhu so jarhu àti kíni àti qarhu so jarhu qa harfun shadid shadiduha lafzu ajid qatin bakat so qaf harfun shadidi ni so harafi tó tó strong ni so ọlọ́wọ́ bá ní in yamsaskun qarhun so qarhun so qarhu ìnira tó ní agbára náà pè bẹ́ yàtọ̀ sí jarhu oye dama ní qarhu ó lágbára gan so in tó dẹ̀ jẹ́ kí ó lágbára ju jarhu lánàá lọ́nà pé kíni so nípa àwọn alfáàzì yẹn so àwọn àwọn hurufu jari àwọn hurufu náà ma ní asaru lórí kíni lórí ìtumọ̀ àwọn alfaz wọ́n ní lákin azzahu man azzahu wọ́n ní ṣùgbẹ́ni tó ẹn tó fà tó sí lọ́nà ó sí lọ́nà wọ́n ní wa nafakhahu man nafakhahu wọ́n ní àwọn tí wọ́n fán àwọn tí wọ́n gbéga wọ́n gbéga wa rafa'uhu bẹ́ẹ̀ ni wọ́n sì gbéga hatta ja'aluhu da'iyatan ila Allah títàn fi sọ́dí olùpẹ̀pẹ̀lẹ́sọ́dọ̀ Ọlọ́run ọba bá sì ṣe fún Hassan al-Banna ni tí wọ́n ṣe fún Sayyid Qutb títí so Sayyid Qutb tí ó ní nasibu nínú ma ṣẹ̀ríà wọ́n sì gbéga gbéga gbéga títí tán ti sọ́rí kíni olùpèpè lọ sójú ọ̀nà ọlọ́ọ̀bá ẹwà àwọn tí wọ́n nínú àwọn ìjọ anùkan tó wà láwùjọ náà so nínú àwọn ìjọ tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà àwọn Ikhwan Muslimin nìyẹn ẹ rí pé olórí wọn ẹni tẹ́ máa ń pè lólórí wọn tẹ́ máa ń sọ̀rọ̀ ẹni yìí ẹni yìí ó sayé ní dókítà òkun dókítà ni so sayin doctor hukun doctor ni bó wá ní ó sì wá di pòhùn lẹ́wà gbéga lẹ́wà sọ di ọ̀rọ̀ yìí sí so bá sí ma ń ṣe nìyẹn so bá sí ma ń ṣe nìyẹn so aláìmọ̀kan náà ma ń sọdó lórí so aláìmọ̀kan kódà ó tún wá burú dé lẹ́fù pé kìí tó sí pé wọ́n ma ń sọ aláìmọ̀kan dó lórí nìkan àìmọ̀kan yẹn gan ma fi ń ṣe olórí kìí ṣe pé bóyá àwọn faramẹ̀ kan so lórí o ọlá pé kò mọ̀ nǹkan yẹn gangan ganan fi so lórí ẹwọ́ tó burú dé fáwọn èèyàn pé ọlá pé kìí sẹ́mẹ̀ sí ló mọ̀ ìmọ̀ yí ló mọ̀ ìmọ̀ táwọn sí bàbára yẹn bí ẹni tá fẹ́ jẹ́ ó jẹ́ kìíní wọ́n á ah! ẹni tá fẹ́ kó jẹ́ múríṣídù múríṣídù fún wa so ní àwọn engineer so àwọn engineer àwọn bá <laughs> àwọn bàbá ẹnjìníà oye so gbogbo àwọn nǹkan báyẹn so torí pé ìmá ayé náà làwọn náà gbọ́lá fún ni torí pé ìmá ayé náà làwọn náà gbọ́lá fún so ìtẹ́ fi rí nìyà ibi tán darí àwọn èèyàn lọ ìmá ayé náà ni ìtàn gbọ́lá fún ìtàn ma fi ń bàbà ara yàn ẹ ma wo àwọn ìkwá ní tán bá fẹ́ list achievement àwọn èèyàn so tán bá fẹ́ yin àwọn èèyàn ní à wọ́n sọ pé ah ẹ̀ ọ̀bára ẹ̀ pé sísta ó gádẹ́ẹ̀tì pẹ̀lú ó graduate pẹ̀lú kílòkò rẹ̀ pẹ̀lú first class àwọn àsìkò tí ma ń ṣẹlẹ̀ náà ni àsìkò táwọn èèyàn graduate náà ni ẹ oríṣiríṣi post lẹ́tùn ní báyìí pé ó ga ẹ́dàgún bò ní ẹ́sẹ̀ kan wá ke first first overall obìnrin nílẹ̀ ń lò ní cob so yí sí ń lò ní cob wallahi ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan tí èèyàn máa ń rò pé oore ni wallahi aburú ni so ẹni tí ò bá sì gbọ́ yé yíò mọ̀ pé kí làwọn eléyìí tó ń sọ báyìí but ṣe àwọn èèyàn àwọn kìíní kan wà tí ó yí àwọn èèyàn àwọn èèyàn sẹ́lẹ̀ fún ọba ibi nǹkan táwọn èèyàn fẹ́yẹn ibẹ̀ náà tún ti ń sàṣàyàn ẹ̀sìn àti tó bá wù wọ́n ẹ̀sìn ọlọ́run ibi nǹkan táwọn èèyàn fẹ́yẹn so ibẹ̀ náà wọ́n ti ń sàṣàyàn ẹ̀sìn àti nǹkan tó bá wù níbi ẹ̀sìn ọlọ́run so so ní tó bá wù ni wọ́n so ní tó bá wù ni wọ́n ṣe kíni ní tó bá wù ni wọ́n ṣe kíni ní tó bá wù ni wọ́n wọ́n wò pé àkíní ní ń fúnyàn ní but ẹ wòye sí tọ́lọ̀ bá ń sọ ìntẹ́ fẹ́lẹ̀ ń wòye sí náà ẹ̀ ń sàṣàyàn nínà ìntẹ́yìn wò pé ọlápẹ́ ti nífẹ̀ẹ́ ayé ẹ ti nífẹ̀ẹ́ ìwé ẹ ibi tí yìí wà so obìnrin tí ò wá ṣe bẹ́ẹ̀ ńkọ́ yóò jẹ́ kíníkan gbogbo Ah, káláwọn èèyàn gbàgbọ́ nínú kọ́dàrù yìí a ní sẹ́ lílà ìlò rẹ̀ wallahi kò ní kó orí jù tọ́lọ̀wọ́ bó fún ọlọ kíyàn máa là kó máa là lọ́kún but gbogbo anáà lámọ́ àkọ́lá àtà àwọn àwàmù náà máa ń sọ but ìfisíṣẹ́ sí kéré ìlò kéré gan so ilé jẹ́ nǹkan tí àwọn ìkwá ní máa ń ṣe dáadáa pé ní tán máa fi ń gbọ́lá fún náà ni pé tó bá ti ní máa yé but ẹwọ́n tọ́mọ̀ bá fi ròròyìn máa yé ya'lamuna zahiran min al-hayati dunya wa hum 'ani al-akhirati hum ghafilun ní pé wọ́n kẹ mọ́ àwọn èrèfé ẹwùn tọ́nà bá ti zahiran wallahi in tí wọ́n tún mọ̀ ó pọ̀ jù tán mọ̀ lọ in tí yóò mọ̀ nínú tọ́nà ọba dá ó pọ̀ gan kódà nínú téyàn rí téyàn ò lè jíwẹ̀ pé báyìí ní sí rí ẹwọ àìmọye nǹkan táwọn wọn ò tí ìráìsàn fún àbí wọn ò tí mọ̀ bí ṣe ń ṣẹlẹ̀ so n wòlé ma bí sí ń ṣẹlẹ̀ so torí pé in tọ́lọ̀ wa ma utitu min al-ilmi illa qalil so ọlọ́wọ́ bó fún wa nínú ma àyàfi kíni àyàfi kékeré so wọ́n ni wọ́n ni fayá àti farafa'uhu so wọ́n ni irú àwọn èèyàn tí a gbọ́dọ̀ ma kìlọ̀ kó lára wọn ni aláìmọ̀kan so kí èèyàn má pìtì aláìmọ̀kan yẹn níbi ah, ẹlẹ́kọ́ sí ni o ah, ẹlẹ́kọ́ ni tí lé kílé tí ń dá sí tí Facebook ya má bá wí kò dẹ́ kò mọ́ tí ń ṣe ní ẹ bá wí ẹ mọ̀ pé ìwìkúwì ní wí so kí ẹ mọ̀ pé kò dá kankan mọ̀ nínú ẹ̀sìn ọlọ́ba kódà nínú àwọn nǹkan táwọn àfáàsún náà máa ń ṣe ni pé ṣẹrẹ́ ni tó wáyé pé kéèyàn fi mọ̀ pé jáhìlì ni wọ́n wá wọ́n fi mọ̀ hàn wọ́n fi mọ̀ hàn pé sórí ipò mọ̀ báyìí so ti wá rí ipò mọ̀ ò nímọ̀ so ẹ̀ntọ́nà bá bá fẹ́ tọ́sọ́nà òun náà ó ṣe kí ni òun gbà so wọ́n ni farafa'uhu hatta ja'aluhu da'iyatan ila Allah wọ́n ní wọ́n gbé ga tí tán fi sọ́dí olùpẹ̀pẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba wa huwa adallu wọ́n ní òun sírẹ́ yìí ó nù min himari abihi ju kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀ gan lọ wa ummihi àti àti tìyá rẹ̀ fi hadha albab ní abala yìí ní abala ẹ̀sìn fayati bil ahadithi al mawdu'a ẹrù pa àwọn ìkọwa nínú ni sheikh obedi júwe pẹ̀lú gbogbo àwọn kàtí wọ́n sọ yìí wọ́n ní fayá àti bil ahadithi maudu'a wọ́n láwọn ahadithi maudu'a ní maka oyi ni pé alhikimatu dọ́látul mu'min e, àwọn ẹ̀rí táwọn ẹ̀kọ́ wá ní ma ń lónìí tó fi ma ń encourage àwọn èèyàn pé ìwé pé alhikimatu anábi ní alhikimatu dọ́látul mu'min ṣe wá rí ó ti wá dí level pé kó láìwọ́ tó bá ní owó mẹ́sì gan pé ẹ̀yin tó fi prop mẹ́sìn rẹ̀ in tó fi gbé lárugẹ náà ni pé tún fìwé kún in tó fi tó fi róná sí lábẹ́ so náà pé kíni kí ìwọ́n náà ṣe kíni kò tún ma yọ kò bó ní kàwé ma yọ kò bó ìwọ́n náà kí wọ́n náà lè jẹ́ nǹkan láyé so ní tẹ́fẹ̀ẹ́ wárí ni àwọn èèyàn ní tán dà lọ sí ibi ayé náà ní ibi ayé náà ni mo ń wo tí àwọn bá fẹ́ sọ fáwọn èèyàn láwùjọ wà yìí pé gbogbo àwọn àwọn jami'at al-mukhtalita yìí <laughs> ní pé in tí ó tọ́ ni ogun táwọn èèyàn ó gbé tíyàn ó kò pógun táwọn èèyàn ó gbé tíyàn ogun tẹ́lòmíì gan ó gbé tíyàn pé ẹkí wá ní ẹ̀fẹ̀ àwọn èèyàn lẹ̀ so whereas gbogbo táwọn ti kàkún pé ó ti tọ́ yìí in táwọn èèyàn fi ní yìí ẹ̀wọ̀n pé ó ti di pé à bódà ẹ̀ẹ́n tí èèyàn fi lè jẹun súnà gidi náà ni pé kó kàwé ẹ̀kùn tẹ́lùmínà ẹ̀mí kú ẹ̀yìn tó jẹ́ ní túnmọ̀ tó jẹ́ ìgbà fún ọ pé kẹ́ máa ṣe súnà tó ló ń ṣe ẹ̀yìn náà lẹ máa fẹ́ kàwé jù ẹ̀wọ̀n kẹ́ ẹ̀bí tí wọ́n sọ ìtàn sọ ẹ̀sìn daniel wọ́n ní fàyá àti ibi àhàdífì maudu'a wọ́n ní yóò ni yóò máa mú wàtúrọ̀hát so àti àwọn ìwíkúwí àwọn àhúnjọ àwọn ọ̀rọ̀ asúfíyà àwọn tí àwọn súfí oye ẹ̀sìn mọ̀ pé àwọn súfí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ lọ́wọ́ gẹn wọ́n ní àwọn àlọ́ tí kò bá láka ìmọ̀ wọ́n ní asínfò tháàrí wọ́n ní ìrìnlẹ̀ kejì ní àwọn èèyàn tí yàn gbọ́dọ̀ máa àsọ so ẹni tó ti nù títún nù sahibul hawa onífẹ́ẹ̀nú wọ́n ni wa qad yakunu indahu ilmun gazir wọ́n ni kó dáwọlé ní ìmọ̀ gan so gbogbo ìmọ̀ yẹn àkílùkọ rẹ̀ wa adallahu Allahu ala ilmi ni so nínú àwọn tọ́nà ọba sọnù lórí ìmọ̀ ni oye ala ahadi qawlayn níbi tafsiri aya yìí oye so ní pé bil bil maf'ul bihi so ní pé wa adallahu Allahu ala ilmin so ní pé òun ni ilmu ala ilmin ló ní ṣe pẹ̀lú oye wa sahih alladhi rajjahahu al-imam ibn al-qayyim èyí tí al-imam ibn al-qayyim ṣe kín tí wọ́n sọ pé òun ló tẹ̀sùn jù ní pé ala ilmin ní pé fa'il ló ta alákọ̀ pẹ̀lú so wa adallahu Allahu ní pé Allahu ló ṣe kín Allahu ni ala ilmin ní ṣe pẹ̀lú so ala kulli hal àwọn afámanan ló bẹ́ pé sẹni tó ṣe pé

but ẹlòmí rírí wá ìmọ̀ yẹn tóótọ́ but ẹlòmí wá ìmọ̀ yẹn ó fi wá ayé yìí ni ẹlòmí wá ìmọ̀ ó fi ẹ̀rì pé àwọn eléyà eléyìí nímọ̀ yẹn tóótọ́ but ìmọ̀ yẹn ayé yìí ló fi wá ó sì sí àwọn èèyàn lọ́nà so so kíyàn má gbàtànjẹ pẹ̀lú pé ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ nígbà tí ń ṣe pé ìmọ̀ èèyàn wá nítorí ìmọ̀ gangan fúnra rẹ̀ ṣebí èèyàn wá ìmọ̀ nítorí kíyàn bá fi lè jọ́sìn fún Ọlọ́run báyìí tó bá ti pé èyàn wá ìmọ̀ nítorí ìmọ̀ gangan fún ààrẹ kò sọ́dọ̀ ẹni tí yóò sì lè gba ìmọ̀ nìyẹn náà so lakinnahu nabadhahu wara'a dhahri wọ́n ni ṣùgbọ́n sọ́nù sí sẹ́yìn rẹ̀ ó sọ òdodo nù sẹ́yìn rẹ̀ lamma tamallaka qalbuhu min alhawa nígbà tí ìfẹ́ inú tó bọ́ ọkàn rẹ̀ wa ghashsha nas ó sì ìfẹ́ inú náà ó ṣe kí ni ó bọ́ àwọn èèyàn àwọn èyí tó jẹ́ ẹ̀sánú wọn nínú àwọn olùwá ìmá so olù àwọn olùgbìyànjú síbi ìmá wà awwamahum àti àwọn tí wọ́n jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn so àwọn àwọn general people so nígbàtí bídá bò wọn rú wọ́n ni wà shammaru an sa'idil jiddi ni bẹ́ẹ̀ sí ni shammaru abu mukbil kí ni túnmọ̀ shammaru an sa'idil jidd ma ma'ana shammaru an eh, sa'idil jidd abu ubaida kí ni túnmọ̀ shammaru an sa'idil jidd mo rántí pé mo ti àti bá pàdé inú tíra àlè àti bá pàdé àti bá pàdé àti bá pàdé àti bá pàdé kí mo sọ fún yín pé Sheikh ma ń sọ̀rọ̀ yí dáadáa so shammara an sa'id al-jidd aha so nínú òwe tí tán lárúbá ma ń lò ní hmm? so shammara an sa'id al-jidd ìtumọ̀ rẹ̀ ni pé ó gbìyànjú ó gbìyànjú ó sapá oye so kíyàn ó sapá gan so òun náà ń pè bẹ́ so Sheikh Rabi ma ń lò gan láti tá ma ń sọ̀rọ̀ ń pa ìmọ̀ so ma ń lò owó igan pé washamir an sa'iri al-jiddi fi talabil ilm so ní pé gbìyànjú gan níbi ìwá ìmọ̀ so wọ́n ni washammaru an sa'iri al-jiddi olùsí àwọn èèyàn lọ́nà míì ní gbìyànjú o lọ́yìn ó ní gbìyànjú gan níbi ìsí àwọn èèyàn Eh, àwọn kílòkọ rẹ̀ oríṣiríṣi àwọn ọ̀ràn àwọn èèyàn lórí Facebook so nígbà tó ṣe pé in tí wọ́n invest inú ara wọn náà invest inú ní tó fi ṣe pé wallahi ibi tí yíò ti mẹ́ni tó ní ikhlas ibi ìgbìyànjú yàn sí súnnà ni àti bó ní súnnà ó sì tànká sẹ́rí tí yàn bá gbìyànjú sí in táwọn yóò fi mọ́kọ rẹ̀ in táwọn yóò fi òun invest inú ara rẹ̀ ni investment ló ń ṣe but tí yàn bá tó wáyé pé ibi tí yàn gbìyànjú sí ni pé okay in tí súnà ó fi in tí súnà ó fi tànká in tí táwọn yóò fi gbọ́ súnà yìí ẹ̀hẹ́n àpẹẹrẹ pé ẹni yìí fẹ́ tàn òdodo ká nìyẹn nìtẹ́ fi rólò mí nìyẹn nígbà tó jẹ́ ó ń bídà tí ń invest nínú ara rẹ̀ ó ní gbìyànjú gan but ó di ó ń súnà tẹ́ báyìí lọ bá di pé ìgbìyànjú bá ṣe kíni ìgbìyànjú bá lọ rẹ̀ so náà ti wo pé wo àkúrí bí invest nínú ara wa wọ́n ni wàṣán márùn àǹsáàrí jídí fi harfin nas so wọ́n ni ó ṣe gbìyànjú gan níbi ìsí àwọn èèyàn lọ́nà an dinillah kó níbi ẹ̀sìn Ọlọ́run ba imma bilkulli yálà ìsìn wọn lọ́nà ní gbogbo ọ̀nà ni wa imma biljuz'i àbí kíni àbí ní apá kan wọ́n ní wa thammata sinfi thalith wọ́n ní bákan náà ìran kẹta so ìran kẹta Shaykh Uthaymin náà máa ń ṣe kíni dáadáa tí wọ́n sọ pé nǹkan méjì nìkan tó má so látara hithu àwọn olùmọ̀ ni pé mo ti ní méjì ní fún wọn ẹlẹ́gẹ̀ta ti rántí ẹmọ́jìn tún wí jàrí so kan kaman himmatin sí oye so wani wa thammata sinfu thalith wani ìran lẹ́ẹ̀kẹta wa wa hum qawmun indahum ilmun shar'i wọ́n láwọn àwọn èèyàn kan tí wọ́n nímọ̀ shari'a ni wọ́n lakinnahum fasalu takhassusatihim an fahmi salafi salih wọ́n ní àwọn èèyàn tí wọ́n ní shari'a ni wọ́n lakinnahum fasalu takhasusatihim but àwọn ibi tí wọ́n àwọn specialties wọn àwọn kílòkọ̀ rẹ̀ àwọn discipline wọn wọ́n separate ẹ̀kọ́ an fahmi salafi salih allahu akbar kó níbi àgbóyé àwọn salafi rẹ̀ eléyìí sì pọ̀ gan kódà nínú àwọn ẹlòmí tó ṣe pé bóyá èyàn lè máa lè rí bídá àkẹtẹ̀kà sí lọ́wọ́ but manhaj tó fi gbé ìmọ̀ yẹn tó fi ń kọ́ ìmọ̀ yẹn ó yàtọ̀ sí manhaj àwọn salafi so eléyìí ma eléyìí kódà ń bẹ nú àwọn ìmọ̀ hadith dáadáa nínú ma hadith dáadáa tó ti pé àwọn èèyàn kan àwọn tíra kan wà tó yẹ kéèyàn ṣọ́ra fún gẹ̀ so àwọn tíra kan wà tó yẹ kéèyàn ṣọ́ra fún gẹ̀ so eh, kí ló kọ afá yìí náà amru bin abdul mun'im àbí kí ló kọ afá yìí so tó kọ tẹ̀síru tẹ̀síru mustalah hadith àbí kí ló kọ so àwọn afá tẹ̀síru tẹ̀síru mustalah àwọn afá máa ń kí ló ń pa òsùlùbù rẹ̀ oye so ko ko jọmọ́ ojú ọ̀nà àwọn salaf kọ́lá àwọn tàwọn ilomina nínú fiqhu so àtàwọn ilomina nínú fiqhu ni pé àwọn tíra mi wà tí wọ́n kọ́ ń pa fiqhu pé bọ́ wọ́n ṣe kọ́ ó separate kó níbi àgbọ́yé àwọn salaf rere ó separate kó níbi kíni níbi àgbọ́yé àwọn salaf rere oye so kò kò tẹ̀lé ojú ọ̀nà yẹn kò tẹ̀lé ojú ọ̀nà yẹn so kíyàn fẹ́ mú nǹkan tuntun wá kíyàn fẹ́ sí nǹkan ó wá padà ó padà fọ́ gbogbo ẹ̀pọ̀ so a ń bèèrè tàsí àwọn ẹlòmí tó tẹ̀ tún jó ń bídà nù wọn ó bídà ara wọn tẹ̀tẹ̀ kọ́kọ́ sọ pé èèyàn má gbà mọ̀ lọ́wọ́ wọn ẹ máa wò kó wá sí pé irú àwọn ẹni báyìí làwọn gbogbo àwọn mọ̀hádìsì àwọn tí wọ́n ń sọ àwọn di mọ̀hádìsì náà ń tà fáwọn èèyàn ẹ wo ẹnìkan wà nínú mọ̀hádìsì wọ́n pè ní Hatim al-Auni Hatim yìí yàtọ̀ sí pé ó ń bídà ní olùkórìíra dáwà Sheikh Muhammad Abdul Wahhab ni so Imam ma ń pè ní al-sharif so ẹni tó ní muwala fáwọn Shia ni so yàtọ̀ sí bídá tí ò tí ẹ kó yẹ káwọn ẹni yìí gbogbo àwọn tán pẹ̀lú àwọn muhadith tí ò yẹ kán gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ so yàtọ̀ sí yẹn tó bá dá sí ìmá hadith báyìí jákujàku ní máa wí so yìí tí ò bá mú ní ó kẹ máa sọ èmi kọ́ mọ́ sọ àwọn olùmọ̀ náà ni àwọn olùmọ̀ hadith náà ni so yìí tí ò bá mú ní ó kẹ máa sọ máa wíwí kú wí pé kílọ̀kọ̀ rẹ̀ Ibn Salah ní pé lára wọn kan tí ó jẹ́ kí muqaddima rẹ̀ wà parada wọn ni pé ó ti usulul fiqh bá ìmá hadith ah, bó ní usulul fiqh ṣe bí ò ní ò ṣe ní ṣe pẹ̀lú ìmá hadith bó ní ni nǹkan ẹni aibu gbogbo àwọn nǹkan báyìí so ó pọ̀ gẹ́nu àwọn èèyàn tí yíò fẹ́ wá lọ́dọ̀ rẹ̀ pé sẹ́ni yìí bó ṣe ń kọ́ ìmọ̀ yìí ṣe báwọn sálàfù ṣe máa ń kọ́ nìyẹn ẹ wo muhadith ya èkó yìí wallahi nínú àwọn èèyàn tó yẹ káwọn èèyàn jìnà sí gan yàtọ̀ sí bí ẹni yìí bó ṣe ní àwọn bídá tó kún kẹ́kẹ́ lọ́dọ̀ rẹ̀ o wallahi bẹ́ni yìí ṣe máa ń kọ́ àwọn èèyàn ó yàtọ̀ gẹ́rẹ́gẹ́ sí àwọn olùmọ̀ hadith ṣe máa ń kọ́ àwọn rẹ̀ níwọ̀n hakik pé òun fẹ́ ṣe tahqiq àwọn majal táwọn táwọn àfáà ní ikhtilaf fún bẹ̀ nípa ìmá hadith pé à pé kò sí tí ń jẹ́ kìníkà ah wallahi àìlòmí ìjọra ẹ̀ lójú gan àwọn abala táwọn olùmọ́dé tí wọ́n rọra ẹmọ táwọn sálàfù sí mọ́n sí ni wọ́n kò gbogbo ọ̀rọ̀ tán sọ wá nípa ọ̀rọ̀ yẹn wọ́n wá gbìyànjú láti wò pé ah, eléyìí bóyé eléyìí ló tún tẹ̀sùn wọn wọ́n tó wá sọ pé kíni ah ṣùgbọ́n Ọlọ́run bá ló nímọ̀ jùlọ níbi tí ò ti wá sí èyí tó tẹ́sùn wọn wọ́n kàn kó gbogbo ẹ̀ sardan wọ́n kó gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wá wọn wà ní ṣe kíni wọn ò ní ṣe tarjih kankan tí a rí kíní kan wà tí àwọn ènìyàn máa ń ṣe gan kódà muhadith wọn náà lógbò mọ̀sán náà máa ń ṣe kíní kíyàn sáà fẹ́ ṣe tàkíkì kíyàn fẹ́ mú ọ̀rọ̀ kan wá ọ̀rọ̀ kan pé ọ̀rọ̀ kan ló correct jù fún gbogbo mas'ala wọ́n máa fẹ́ ṣe kíní gan gbogbo àwọn muhaddathun yìí so min kíbàlì shaitan so gbogbo àwọn tí shaitan ń fún ní hadithi so wọ́n ma fẹ́ ṣe kí ní ìgá pé kí wọ́n ṣe tàkíkù ní bí masala yíò pé rọ ìwí ló bá mú jù eléyìí ló bá mú jù pé kíní ni so kíní yìí dẹ̀ rí yìí ó ma ń yes Sheikh Al-Albani ní ẹ̀tọ́ láti ṣe ń tó tọ́ nítorí ìmọ̀ tí wọ́n ní nítorí ìtìlá àti wọ́n ní nítorí ipò àti in tí wọ́n ríwò nínú mọ̀ so but kí gbogbo ẹni tó bá ti wá rò pé tọ̀ òun náà ń tẹ̀ lójú ọ̀nà ṣe kàlọ́ kó wá rírà rẹ̀ bẹ́ẹ̀ ìgbà àyín tí pé gbogbo masala aságbọ̀dọ̀ mú kan wá whereas kò rí bẹ́ẹ̀ gan lọ́dọ̀ àwọn olùmọ̀ àìmọye àwọn masáyì táwọn olùmọ̀ mú wá gbogbo ọ̀rọ̀ tó ọ̀rọ̀ gbogbo bọ́rọ̀ wọn ò bá ṣe tó gbogbo ẹ̀ náà wó tó bá tán bá rí púpọ̀ jù sórí mẹ́rin yìí ló súnmọ́ òdodo jù wọn ò ní kí ni kí ní àìmọ̀kẹ́nà ló ń kó bá àwọn èèyàn pé kí wá làwọn èèyàn ń wá lọ́dọ̀ àwọn ènìyàn gangan kìí ṣe súnnà ni wọ́n dúró lórí ẹ̀ ìmọ̀tán tí wọ́n ń kílèmù pé àwọn ní gan àti táwọn tó láàbù wọn tán ṣe kíni tí wọ́n ti gbìn fún wọn tán ti gbìn sẹ́mi àwọn èèyàn tán ti gbé wọn gadé lẹ́vù rẹ̀ ìmọ̀ yìí gan wọn tó tẹ̀lé ojú ọ̀nà wọn sálàfù ń bẹ̀ tó bá yá wọn mọ̀ bàkíyàtò àṣáyìrọ̀ làwọn ilé ṣe tí ẹ rí bàbá tí ń bẹ̀lẹ̀ kò ìtẹ̀ bàkíyàtò àṣáyìrọ̀ ni bàkíyàtò salaf kí ni àbóòlì yóò sì máa mú sí máa pè yán bàkíyàtò salaf kíyàn wá yapa a ní níbi ta a ní bí ẹ̀ ṣe ń kọ́yàn gan ó ṣe pé mọ́ntíkù láákàyè láákàyè lè yóò mọ̀ kí wallahi tẹ́ni fi gbajúmọ̀ pé ó ní máa hadith nìyàn kí ẹmọ ti láákà ìbọn wọn hadithi ṣe wá rí gbogbo fánù náà ni ó rí báyìí nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ma ń rò báwọn fẹ́ mú tuntun wá so káwọn mú wá bá mi in tẹ́fì rí pé wallahi àwọn olùmọ́súnnà ẹ̀kọ́ pọ̀ gan tíyàn lè kọ́ lára wọn ẹ rí pé báwọn ṣe máa ń báwọn olùmọ́súnnà ṣe máa ń kọ́ àwọn èèyàn ìkọ́ tó máa ń kọ́ àwọn èèyàn ni something wọn ò ní fẹ́ something special wá èyí tó wà náà ni wọ́n sọ fún ọ tó bá fẹ́ tó tó bá tó ọ dédé tó bá fẹ́ mọ́ wà kúwà kí ìwọ ló mọ̀ tàbá ní kí sheikh sọ́lì fàzán káwọn sọ́rọ̀ kan pé takuwa Allah ẹni pé sheikh mú àwọn àyà tó sọ́rọ̀ nípa takuwa àwọn hadith sọ́rọ̀ nípa sọ́kúwà àwọn kíni àwọn àsárù sálàfù náà kò ní sí gbogbo àwọn mọ́ wá lọ mọ́ lọ pé so mọ̀ pé takuwa tó bá wá tó bá wá gbogbo náà dẹ̀mẹ̀dẹ̀ <laughs> ẹ́ <laughs> eh? ṣe wá rí ọ̀rọ̀ mẹ́ta tó wá pín sí òun náà tó wá pín sí márààrún ìkọ̀ọ̀kan náà tó wá pín sí márààrún so gbogbo àwọn kan máa ẹ́ rí pé sheik fawzan bí wọ́n ṣe tẹ́báwo lẹ́kṣọ́ sheik fèmí bí wọ́n ṣe ṣe nìyẹn torí pé báwọn olùmọ́ sí máa ń ṣe nìyẹn pé bó ni yóò ṣe rọrùn jù fáwọn èèyàn bọ́ gbogbo sẹ́rí èèyàn gbọ́dọ̀ sọ́ra gẹn tó bá rí pé tíyàn bá fẹ́ tíyàn sì mọ́ kó báwọn èèyàn náà kíyàn ní kíyàn sẹ́rí èyàn máa ra àwọn èyàn gan lọ́wọ́ wallahi àìmẹ́yà àwọn ẹni tó ṣìnà yìí tó ṣe pé tó bá yẹ páwọn tó wà láyìíká wọn wọ́n jẹ́ àkílòkọ̀rọ̀ wọ́n jẹ́ ni tí wọ́n ní nasiha pẹ̀lú wọn ni bóyá wọn ò bá mọ̀nà gan kíyàn máa ra àwọn èyàn lọ́wọ́ lórí wa sọ̀rọ̀ kódà kò bá ṣe pé ní ta ti mọ̀ ní sọ tẹ́lẹ̀ ní ta ti mọ̀ yẹn náà ló dáa jù nìyẹn bọ̀ pé àwọ̀ tí mi bá ti wà ń bí fẹ́ kó bá àwọn èèyàn nìyẹn pé kéèyàn máa mú tuntun wá àfẹ́ ìkó iná ma ń pèpè sí gbogbo àwọn kan máa wo kí o lè èyàn lè discover nǹkan númọ̀ ìpé èyàn lè discover nǹkan númọ̀ pé èyàn lè discover nǹkan tuntun númọ̀ <laughs> ìgbà wípé wípé tó bá ń ka ó wá lè discover ìgbé ẹ̀rí kan táwọn sálàfò lò fún tẹ́lẹ̀ ìgbé ó wà padà rí wà lò fún ó wà discover rẹ̀ ni o kò sí discovery kankan nínú ma oye so kò sí discovery kankan nínú ma so in táwọn sálàfò bá lò fún ẹ̀rí yẹn bóyá kò tọ́kalẹ̀ náà sọ́n torí pé alóyìn olùkọ́ yìí mú wọ́n sọ kí nìkan lára àwọn àṣìṣe tí èyàn máa ń ṣe táwọn èyàn máa ń ṣe ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èyàn máa ń fi lázimu máànà òun náà máa kọ́kọ́ fi ń tù so lázimu in tó kése máànà lázimu máànà kan òun náà ma kọ́kọ́ fi ń tún nǹkan so whereas kódà ibi tí àlẹ́mẹ́ ìbí kọ́yìn tó ti sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ nígbàtí wọ́n nínú jìláwò afham tó ń sàlàyé ọ̀rọ̀ hanafiya so ní pé alhanaf ta'arifu hanaf so wọ́n ní àwọn yaman sáìsẹ lọ́pọ̀lọpọ̀ gbà pé lázimu ma'ana nǹkan náà fi ń tún kan gbà so in tí ìtumọ̀ kìíní yẹn necessitate na ma fi ń tún kan gbà kèé ṣe ìtumọ̀ yẹn gangan gbà so àwọn sálàfù wọ́n ma ń gbọ́lá fún pé ok kí ni èyí tí ó straight torí most of àwọn nǹkan discovery tẹ́lòmí discover wọn yálà wípé àwọn sálàfù náà wọ́n ti sọ tẹ́lẹ̀ kò sí báyá tẹ̀ àwọn sálàfù tó sọ tẹ́lẹ̀ àbí kó ṣe pé ẹni tó bíyàn ṣe discover yẹn kò ní rọrùn fún àwọn èèyàn láti gbọ́yé láàzìmù márùn-ún yẹn ni wọ́n mọ̀ gbọ́yí ni wọ́n nìdí láti gbọ́yí ká tó gbọ́ kìíní yẹn hmm. so ẹmọ́já ẹmọ́já ẹmọ́já dúẹ̀lì lórí ilé púpọ̀ but <laughs> bàbá rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí tó fẹ́ lógbẹ̀yà <laughs> ayé rẹ̀ síbi kúfùrù yìí tọ́rọ so so a kílòkọ rẹ̀ almuhim ni pé kíyàn ràn àwọn èèyàn lọ́wọ́ kíyàn mọ́ kó bá àwọn èèyàn pé ah náà Eh, mi rí rí àwọn fà eh, àbí iṣẹ́ tí yíò mọ̀ sí ni pé ẹsá fún wọn kan tuntun ẹsọ́n táwọn tẹ́nìkan ò wírí fún wọn kò nídìí so ẹwọ nǹkan tí eh, kíríkọlẹ̀ sí Abdullahi ibn Mas'ud sọ ni àbí Abdullahi ibn Abbas pé ní pé ah, àbí Hudhaifa so ní pé a nípa àwọn èèyàn wọ́n mọ̀ ka Qur'an fáwọn èèyàn wọ́n wá sọ pé ah, àwọn èèyàn gbá tó ń sọ bóyá kóhun kan rọra twist ẹ̀ díẹ̀ làwọn yóò bá ṣe kíni so bó sì máa ń ṣẹlẹ̀ láyè sí nìyẹn so ní pé ó sàgbọ́dọ̀ tí wọ́n náà bá fẹ́ jà fa sórí gbogbo àwọn àfáàyàn èyí tí wọ́n máa sọ ìwọ máa sọ whereas ìmọ̀ ìkankan náà ni mà ni wọ́n jù sáàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa man yahduru lahum àtàwọn tó máa àtẹ́ndì wọn qawaida àwọn òfin wa usulan àtàwọn ìpìlẹ̀ fásida tó jẹ́ ìpìlẹ̀ burúkú so àwọn àwọn òfin àtàwọn ìpìlẹ̀ burúkú mọ̀ ṣe rí gbogbo àwọn definition sáàrùpá àmọ̀ yẹn pé kílòkọ rẹ̀ mursal eléyìí ni mursal nǹkan báyìí ni nǹkan báyìí ni ṣe rí lọ́dọ̀ àwọn salaf nígbàtí ṣe as-Sakhawi kọ́ ni nígbàtí wọ́n ṣàlàyé alfiyatul hadith wọ́n sọ pé ṣe rí mursal lásán gan wọ́n ní ìtumọ̀ tó ní látọ̀dọ̀ àwọn salaf tí ó bóyá 30 àbí nǹkan náà pé so ní pé mursal lásán pé ìtumọ̀ 30 lónìí so bóò ni yóò ṣe wá wò pé most àwọn most àwọn ọdún ní táwọn olùmọ́ fi mọ́ sọ nìyẹn pé sẹ́rí ìmọ̀ mustalah àwọn tahqiqatu mutaakhirin èyàn lè dúró lórí ẹ̀kùn sí nǹkan tó sí nípa àwọn tahqiqatu àwọn mutaakhirin pé gẹ́bí Ibn Hajar gbogbo àwọn nǹkan tó jọ mọ́ báyìí pé èyàn lè dúró lórí ẹ̀ so torí pé àwọn olùmọ̀ tí wọ́n wà sí ẹ̀ tí wọ́n sì wò tán wò rí sí àwọn nǹkan yẹn lódodo ni bọ́ sí ẹ̀rí báwọn sálàfù gan sí máa ń lo àwọn ọ̀rọ̀ míì irú mursal irú gbogbo wọ́n lè lo àdìsì fún gbogbo àdìsì tó bá ti gé wọ́n lè pè mursal so yín tẹ́fìrí ní ẹ mọ̀rọ̀síl mọ̀rọ̀síl àwọn tíra mọ̀rọ̀síl gbogbo ẹ̀báwọn so bó ní bó àìnímọ̀ tó ní kí a máa gbogbo orú àwọn nǹkan tó ń gbìn pé kásà ọ̀rọ̀ yóò kan lágbọ́dọ̀ mú jáde ń bí nǹkan kan so gbogbo orú àwọn nǹkan báyìí wọ́n ń kọ́ àwọn èèyàn táwọn tó lábùn náà fi wọ́n pé ìmá àdísì ìmọ̀ tó rọrùn ní àwọn bẹ̀rẹ̀ lónìí àwọn sì parí lára tẹ́lùmí olóhun ṣe tẹ̀kìrí ìjàdí ìṣẹ́kọ̀ọ̀rọ̀ yàrá <laughs> eh? so lẹ́ni tí o mọ̀ tí o mọ̀ kankan náà sí ọ̀nà ọba ele eléyìí jẹ́ nǹkan tí èyàn gbọ́dọ̀ sọ́ra gan pé bóò lẹ́ni yẹn náà tó ṣe ń kọ́ àwọn èèyàn so ń kọ́ àwọn èèyàn ní method àwọn salaf sẹ́ni tí ma ń dùn sáwọn èèyàn ni pé àwọn èèyàn máa sọ àwọn afá máa sọ kẹ́kọ̀ọ́ lè kú lè jadidin ladha gbogbo nǹkan tuntun ló máa ń ní ló máa ń ládùn tiẹ̀ tí nǹkan bá ṣe tuntun tó bá ṣe jáde àwọn èèyàn ó ṣe kíni àwọn èèyàn ó rọ̀ ṣì sí so èyí tẹ́fì rí nìyẹn pé nínú àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn náà sin lórí YouTube nínú àwọn tó ń kọ́ àwọn ní kẹsẹ̀ lórí youtube tán máa ń broadcast wọn lórí youtube pé ah, ẹni ń kọ́ àwọn èèyàn ní mọ́sánásí ànábì ẹ̀yìn pé gbogbo àwọn nǹkan báyìí máa sọ àwọn gọ̀rọ̀ ìbù gbogbo àwọn nǹkan báyìí lẹ́ni náà máa ń sìn ọ̀yí àti kíyàn máa yẹpẹrẹ ìmọ̀ so kíyàn máa ṣe tahwinu so wọ́n wa haulahi thalathatu asnaf wọ́n ni àwọn ẹni yóò àwọn èèyàn mẹ́ta ni wọ́n yajibu al-hadaru minhum ó pọn annahum yusiluna ala an-nasi dinahum wọ́n bàjẹ́ fáwọn èèyàn sí wọn wa yudillunahum bẹ́ẹ̀ sì ni wọ́n sì kíni wọ́n sì wọn lọ́nà so ibi tá ti dó nìyàn insha Allah so wọ́n ni thumma min ba'di sa'iri al-ma'asi sagha'ira wa kaba'ira so ẹ̀yẹ́ ká wáyìn rọ́bùrẹ̀ wa sẹ́gbọ́ sí insha Allah ta'ala tó bá di eh, next kìnnìmà bí wa sẹ́gbọ́ so barakallahu fikum ó dá mi lójú pé kò sí ìbéèrè kankan so now wọ́n tó zákun lọ fẹ́ okay wàlẹ́kùn sáàmùsùlá lazim of something is what something necessitate or what it uh, kílùkọ̀ kore. what it necessitates na tí if I say now that open the door The lazim of open the door is what? Is touch the door. But I'm not saying touch the door, but what it will necessitate is that what? Is that what? You touch the door. But if I say touch the door, I'm telling you to touch the door. Yeah? Okay? So yàtọ̀ láàrin pé this is what something means and this is what it's necessitating it. Okay? So, wọ́n tí wọ́n lọ fún un. Wàlékún sọ́nà tó lọ. Aláàrùn kí ni ìyàtọ̀ wà láàrin tarku ta'khir tarku wa tahdhir okay okay okay tarku ni kéèyàn pààyàn ti so tahdhir ni kéèyàn ṣe kí ni kéèyàn kìlọ̀ ní pààyàn oye so tahdhir ni kéèyàn kìlọ̀ ń pa èèyàn tarku ni kéèyàn pààyàn ti oye so yàtọ̀ tó wà láàrin yẹn so èèyàn lè ṣe tarku ń gbá mi tí ò ní ṣe tahdhir nǹkan tí yàn bá ṣe tàhzírò náà gbọ́dọ̀ ṣe tarko oye so yẹn lè pa yẹn ti èyàn lè pa àwọn èyàn tí ń gbà mí tí èyàn ní ṣe tàhzírò nítorí mọ̀sọ́lẹ̀ pé bóyá bí nísìn èyàn pa àwọn gbogbo àwọn tó súnmọ́ àwọn ẹni àwọn ẹni oyè nínú ìlú tó jẹ́ bídà èyàn pa wọ́n tí èyàn lọ kírun àwọn láwọn sáájì náà èyàn bá wọn sí àmì kankan but kíyàn wá mọ́ dúró mímọ̀ kíyàn mọ́ sọ̀rọ̀ against wọn gangan èyàn ṣe tàhzírò oye so eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà wàhálà sàmùsùlá kọ̀ọ̀tún wọ́n sì ó zákùn lọ́kọ̀ọ́yìn kéré bíi point tẹ̀sán wá sí àwọn èèyàn kan wọ́n wà tí wọ́n máa ń fẹ́ ṣe bí a lè dá àwọn èèyàn pé kẹrin kan like kọ́wé kan ní abúlọ̀ mú nínú àwọn àpapọ̀ ìjọ yìí ṣé ó wà expected àbí ó kàn wà generally pé ṣé nínú gbogbo ibi táwa ti rí ọ̀rọ̀ àwọn àfa làbúrò ti mọ ẹ̀ láti lè mú láti ní ìyàrá láti mọ ẹni tó bá wà ní àbí ó wà expected sí pé bí àwọn ọ̀rọ̀ jẹ́ pé ìyìn àbáwọn ọ̀rọ̀ mọ́sára àti àbáwọn bàbá àbí ṣé ní gbogbo ọ̀rọ̀ apá táńgbẹ́rọ̀ àhídà lọ́rọ̀ mọ́nájì ọ̀rọ̀ wá pé méjì ń sìn. okay now okay now nípa pé wájú tí mo fi ń sọ̀rọ̀ pé kí wọ́n fẹ́ máa ṣe kí ló kọ rẹ̀ kí wọ́n fẹ́ máa sáàṣetà kí pé ọ̀rọ̀ yọ̀ kan ni pé àwọn àyè tí kò kò dá lórí fiqhu kéèyàn ṣe bẹ́ẹ̀ kò dá lórí àgbọ́yé ni àwọn tí wá sọ pé sọ di pé bíbà pé ìmọ̀ ni ìmọ̀ ló jẹ́ káwọn rí ti conclusion yìí ọlá apá wọn nímọ̀ débẹ̀ so gbogbo bọ́n sí ma ń gbé kalẹ̀ pé àwọn nímọ̀ débẹ̀ làwọn fi rí pé tí arọ́fà bá gbọ́ sí kíní o ò ní gbà náà ni tó bá bọ́ sí òjò kíní o pé òun náà sì lọ́rọ̀ oye so ìwájú tí mo fi ń sọ nìyẹn pé kí wọ́n kìí ṣe pé bóyá pé gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ìyẹn gbọ́dọ̀ kó gbogbo ọ̀rọ̀ àwọn àfáà wa àbí ọ̀rọ̀ pé méjì àbí nǹkan of course àwọn olùmọ̀ ti ṣe tarjihat àwọn ọ̀rọ̀ máa tẹ̀sù ju ara lọ kò sì sí bábù tí ò sí wíkúwì oyi so so kìí ṣe pé tíyàn sọ ni pé kí wá ṣe pé gbogbo ọ̀rọ̀ kí yàn sàfẹ́ mọ́ kó gbogbo ọ̀rọ̀ pọ̀ pé à ok nípa istiwa ọ̀rọ̀ mélòó ló wà nípa istiwa ok àwọn kan ní ò sí istiwa àwọn kan ní istiwa ní àwọn no kìí ṣe tíyàn sọ nìyẹn but ibi tó ṣe pé kò dá lórí àgbọ́yé kí yàn ṣe bẹ́ẹ̀ kò dá lórí pé ó túmọ̀ pé yàn gbọ́ nǹkan yìí kíyàn wá ṣe kíni kíyàn wá mú ọ̀rọ̀ ẹ̀yí kíyàn sáfẹ́ ṣe takíkọrọ̀ kan wájú ẹlẹ́kejì tí wọ́n ní pé ìṣe táwọn máa ń ṣe àwọn máa ń ṣe pé bí wà pé gọ́yà ìmọ̀ ló sọ àwọn débẹ̀ láwọn fi máa ó sì pé àwọn fọ́n máa mọ́rọ̀ mọ́rọ̀ yọ̀ kan so but kìí ṣe pé téèyàn sọ ni pé <laughs> kíyàn máa wá kíyàn máa sa gbogbo ọ̀rọ̀ kí gbogbo ara ọ̀ so so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam so inshallah ibi tá ti dóni so kọlọm bá subhanahu wa ta'ala kó san wálẹ̀ sanára so kó san wálẹ̀ san ìrántí ọlọ́wọ́ bá ìjókó láti ìrántí ọlọ́wọ́ bá so hada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabi na muhammadi wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa alaikum assalam